pé ẹ̀yìn sí ń tàbà ń wínú ọ̀dá ẹni mo ní bèèrè àsíkọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀gẹ́ ẹni tí máa ń ṣe rú bẹ́ẹ̀ làwọn ibnu azibaro lànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam wá ní ǹjọ́un lànẹ́bì túnmọ̀ rẹ̀ pé ẹni tí ń jẹ́ tọ̀gútù tọ́lọ̀ ní wọ́n fi kúnná òun ni man òun lójọ́ jẹ́ pé tafsiru mana tọ̀gútù lọ́dọ̀ gbogbo àwọn àfáà súnnà ìpé gbogbo èèyàn tí wọ́n pè kí tọ̀gútù gbogbo èèyàn tí wọ́n jọ́sìn fún kọ́ ni àmẹ́ta ní tọ̀gútù man ubida min dunillahi àwọn bàbá ni wọ́n sọ àwọn dèèyàn òun ló sì tètè máa yẹgá ọlọ́lọ́sọ̀ ìdèyàn ọlọ́lọ́sọ̀ bá nẹ́bì ti rí nù sallallahu alaihi wasallam ẹ̀dá pẹ̀já wa náà kọyún ẹmẹ́jà àwọn èèyàn ó kó bá wa ni mo fi ní kèése gbogbo ẹni tí wọ́n ra ọ̀ràn sí lọ́rùn lọ́dáràn àmẹ́ni ọba wá tẹ́ ọrùn ti ẹ̀kalẹ̀ pé ẹmọ kó ọrùn mígbà ọdáràn lọ́dọ̀ ọlọ́run o gbogbo ń tọ́ bá jẹ́ báwọn àlìjànú ti yọra wọn yí ẹjá wa náà gbìyànjú a máa yọra wa ẹn tó bá já alfa kó kìlọ̀ fáwọn ọmọ kéwú rẹ̀ lójú ayé rẹ̀ kó tó di ní ẹ̀yìn rẹ̀ òun ni hadithu yálawa aisha radiyallahu anha inú hadithu tó wà mushkilu ni wọ́n là nábi sallallahu la yu'adhabu bi bukai ahlihi fi qabrihi inú tí wọ́n jẹ́ èyàn yànà sàárè lórí ẹ̀ lẹ́kún táwọn èèyàn rẹ̀ ń sun lẹ́yìn àwọn sọ̀hádà nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀sọ́lẹ̀m àtàwọn alfa lẹ́yìn wọn wọ́n wá gbé ọ̀rọ̀ yíyẹ̀wò pé ah, alkùránì ní wà látà wá wọ́n ma jẹ́yànú sàárè ní títorí ẹkún táwọn kan sun àsìtúnmọ̀ rẹ̀ ni pé wọ́n ní bẹ̀nú àṣà alárúbáwá nínú àṣà alárúbáwá ìsì ń bẹ̀nú àṣà Yorùbá mi náà òun ni pé bọ́n lárúbáwá bá dàgbà tó bá fẹ́ kú yóò wá pé àwọn ọmọ rẹ̀ kalẹ̀ pé bóun bá kú ẹ̀sùn kún kí gbogbo àwọn èèyàn mọ̀ ò irú èyí tí wọ́n náà mọ̀ pọ̀rùn ọmọ gbogbo ẹnà bá wúrì yíò kalẹ̀ àwọn àfáà ni làdífì ni ó siṣẹ́ láre láyò azábò bíbò káàyì àhìlì yìí fi kọbìrì ìyẹn ni pé àwọn àfáà ní iṣẹ́ lòmí kan òyìnwé se látàzírò wá zírọ̀ tó ń wúzírọ̀ ọkùnra wa gbogbo ẹni ọba ti gbé tọba ti lé foundation pé ẹ̀sùnkún lẹ́yìn wọn àbúlé foundation pé wọ́n mọ̀ ibi jí ń wọ ìṣẹ́wọ̀ yọ́ sọ́fọ̀ báyìí tí tí ń lè rú foundation kalẹ̀ báhùn gbogbo tán bá se lẹ́yìn rẹ̀ oún òpin bẹ̀nu sàárẹ̀ o àmọ́ gẹ́gẹ́ bí ayà tá ń tú lọ́wọ́ yìí ẹni tó pẹ àwọn ọmọ rẹ̀ kalẹ̀ tó ní ẹ̀dá fún àwọn àfáà ní ọ̀dá o òun ọ̀bẹ̀ ọmọ kankan kọ́ òun ò ní nkankan tí ó jẹ ń yà má lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ àdífù innal mayyita la yu'adhabu bi bukai ahlihi fi qabrihi kò sí lọ́rọ̀ tí ẹ̀ má torí náà ẹ̀dàkùn gbogbo ọ̀nà táwa náà bá lè yọ ọ̀ràn kú lọ́rùn wa èèyàn kẹ́yìn ó rẹ̀ lánàbí ọba pé nǹkan kan kéré ni kò ní máa tún àwọn èèyàn sí débi pé ma sha Allahu wa shi'ta ma sha Allahu wa shi'ta bọ́lọ̀n bá fẹ́ dúwà nábi náà bá fẹ́ qal kul ma sha Allahu wahdahu pé bọ́lọ̀n nìkan bá fẹ́ ni gbogbo eléyìí fi ń yé wa pé ní kò sí tó kéré nú ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hun ọlọ́run lóhun ò ní gbà kéèyàn ó mú tó jẹ́ tọ́ọ̀tọ̀hun kò fẹ́ dà tóhun dá kí sílẹ̀ tọ́ọ̀tọ̀lọ́hun òun ni ta ń pè ní kámọ̀pọ̀ òun lọ́lọ́hun kásì sin lóhun nìkan eléyìí tá ń pè ní tàwíhìdòhú azawajal torí náà eléyìí ni áyà tí alfáà fi bá wa sọ̀rọ̀ wayarjuna rahmatahu wayakhafuna azabahu àwọn wọ̀nyí bí wọ́n ti ń wá tí ó sun wọn ẹ̀rin tí àyà ìwì yìí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gbọdọ̀ ní méjèèjì lópin ìgbà tí yẹn bá ń bẹ láyé rọjá wọlkọ̀ọ̀ àrọjá ó wọlkọ̀ọ̀ kọ gbọdọ̀ kú lọ́rọ̀ mùsùlùmí sẹ́ríjọ́ tí èyàn bá àwọn alfáà ní fahuma kaljina hai wọ́n dà gẹ́gẹ́ bí ìyẹ́ méjì tẹ́yẹ fi ń fò ní gbogbo ọjọ́ tí ọ bá ti di pé ìyẹ́ kankan téèyàn ti ń fi ìtò pẹ́gbẹ́ kan lókù tí ń fi ń fò bí ẹyẹ àdánwò ni ọba àjẹyẹ tọ̀tún lọ́kán ọba àjẹyẹ ti òsì lọ́kán àfi kí méjèèjì ọmọ papọ̀ kí ni méjèèjì yìí yarujuna rahmatahu wa yakhafuna adhabahu jíjẹ́ islamu náà àìrí eh ọlọ́run yọ́ sá jẹ́yàn yàrùjúnà rahmatahu ọmọ níran kagá oníkẹ lọ́lọ́hun ọlọ́run ọba tí ma sànú yẹn lọ́lọ́hun ọgbọ́dọ̀ ma ronú dáadáa ara àtúnmà ayà Suratul Fatih inú pé kíyàn ma kọmọ gbèrò ogú sọ́lọ́hun ẹ̀sánù dhanni billahi azza wa jal níròyìn mùsùlùmí ni ọlọ́run rí ẹni tí ò ní fẹ́ kíyàn ọ dàmú kọ́rọ́ lọ́hun rí ẹni tí ó rẹ́dì láti kẹun ìyẹ́ kan wá nù kọ̀gbọ́rọ̀ jẹ́ yẹun nìkan lè yọ́mọ̀ bíbò ìyẹ́ kejì wáyà fa fúnná àzáàbà yóò tún ma wá bọ́bá arhamu arrohimin ìyẹ́ kan nù ọ̀sẹ́ni tó lè kẹ́yàn tọ́lọ́run bọ́bá sì fẹ́ jẹ́yàn yà ń kọ́ ṣẹ̀dídú alẹ́ẹ̀kọ́ ṣẹ̀dídú aláàdá ọlọ́run ni ò sí wàlá yóò sí kú wàtápọ̀ hú àhàdùn ọlọ́run ni ọ̀sẹ́ni tó lè dèèyàn bí tòun pò bá fẹ́ dèèyàn kọ̀sẹ́ni ó lè jẹ̀yàn yà tóun pò bá fẹ́ sí kíni ni ó lè kẹ́yàn ti rí halal ayẹ nínú ẹ̀sìn èèyàn ẹ̀ọ̀kánú àwọn ẹ̀yẹ méjèèjì yìí ló ti kàn àbí ló ti rí lápẹjúwe gbogbo ẹni ọba ṣe pé ní rahma ọlọ́run nìkan lòun mọ́ àwọn oníkẹlọ ọlọ́run irú wọn ni ọlọ́run òróró alájẹ́ kírun ni ọlọ́run òróró òróró àmúníkẹ́sì tún ni gbogbo ẹni tọ́bá ipé rahma ọlọ́run ọba nìkan lòun mọ̀ pé àwọn ọlọ́run mọ́ kẹ́yàn ewu tí ń bẹ̀m̀bẹ̀ ni pé yóò rí ọlọ́run fín yóò kọjá àlà sí ọlọ́run gbogbo rẹ̀ tẹ́ bá gbọ́ tí ń sọ̀rọ̀ kọrọ̀ ọlọ́run afẹ́ ń bàbá ìbọ̀ bá sì fún wa mọ́ ọmọpọ́lọ́run ṣẹ̀dí ibú àlàádábì ẹ̀wà rí rí tí ọmọ rántí pé a ah, bí tí bó ti níyà tó lè yìí bẹ́ẹ̀ náà ló ní kíní ló ní kẹ bó ti lálìjánà bẹ́ẹ̀ ló ní iná inú àtàrù rẹ̀ nínú orí pa rẹ̀ òun ni algolówò fìdí òun là sí jùmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ilé kókó kọjá lánú ọ̀rọ̀ ẹ̀sìn in ti ma ń ní kéèyàn ọmọ rí ọlọ́run já níbò ìkáwófì ìbẹ̀rù nìkan òun àwọn àfáà fi ma ké pé ẹ̀rí méjèèjì ìyẹ́ o tí ọgbọ́dọ̀ wà balanced ọ̀kan ọgbọ́dọ̀ jù kan lọ bóò tí ń bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ma níran kankan ah, yọ kẹwàá ibi a bá se dé tọ́mọ̀ pàgbára wọ kọjá bẹ̀ fún wa bẹ́ bẹ́yẹn ti gbọ́dọ̀ rí pẹ̀lú ọba torí ẹjá ma fi wọn wa wò òun ni fi ròyìn àwọn gbọ́ ọba gbọ́ rahmatahu wọ́n níran kan kí ọlọ́run àmọ́ nígbà kan náà kọ́ yakhafuna azabahu wọ́n sì ń bẹ̀rù yá rẹ̀ yarjuna rahmatahu wa yakhafuna azabahu nínú túnmà tí àwọn onímọ̀ kọ́ wa nínú àyà yìí ní pàtàkì kúnmá òun ni pé ẹ̀rí pé àfáà sheik mahmud abdulwahab mọ́láwọn fẹ́ sọ túnmà tafsiru at-tawhid torí kò yí ẹlòmíìdò nínà gbá tí ẹ̀ ń ṣe yìí ọmọ ti jọ bí ìgbà tí ẹ̀ ń gbá sí ìrìn àwọn ń sìn wọ́nu àgbọ̀wọ̀ fún wọn ni sẹ́rà àwọn tí ẹ̀ máa fi sin ọlọ́run ní àwọn tí ẹ̀ máa fi ṣe kíní tí ẹ̀ máa fi sin ọlọ́run ní al-mahabba alkhawfu arroja ọlọ́run àwọn tàà ma fi sin ọlọ́run ìnífẹ́ ọlọ́run ìbẹ̀rù ya ọlọ́run ìníran kan ìkẹ́ ọlọ́run torí náà gbogbo ẹni tàà bá ń bọ̀wọ̀ fún tí ń bá ti ń kóruru mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú bí tọ́lọ́run ò ká gbédé e pẹ̀lú rẹ̀ ó lè ti tún ma pa ń se kíní ó lè tún ma pa ń sin o torí pé àwọn tí èèyàn fi sin ọlọ́run ọba nù yabtaguna ila rabbihim alwasila ayyuhum aqrab wa yarjuna rahmatahu wa yakhafuna azabahu inna azaba rabbika kana mahzura èyàn sí wá ní bẹ̀rù Ọlọ́run bí olùwàgán ròyìn yára rẹ̀ pé inna azaba rabbika kana mahzura eh ǹtí èyàn wá sọ ń pa rẹ̀ nìyà Ọlọ́run o Ọlọ́run mẹ́jẹ wá ń yá ǹtí èyàn máa wá sọ ń pa rẹ̀ òun nìyà Ọlọ́run torí náà kọ́lọ̀n kó se wá lẹ́ni tí ó ma níran kàkẹ́ rẹ̀ tí ó sì ma bẹ̀rù ya rẹ̀ táwà jẹ́ múmi ní òdòdó wàkọ́lùhù ọ̀rọ̀ olúwọba ní alkùnrin alkarimu kuma wa ìkọ́lá ibrahimu lè abíhe illa alladhi fatarani fa innahu sayahdin wa ja'alaha kalimatan baqiyatan fi 'aqbihi لعلهم يرجعون أبو الأنبياء إبراهيم عليه الصلاة والسلام bàbá àwọn annabi ọlọ́run annabi ibrahim aléyìí sọ́látù wasalam gbogbo náà láti máa gbọ́n tó ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá rẹ̀ bàbá tó bí ní o bàbá tó bí annabi ibrahim lé àbíhì láyé alkùránì wí bàbá tó bí jẹ́ olóòsà ọlọ́run tó rí pé ní a máa yọ òkú látara alàyè a máa yọ ìmẹ́lẹ̀ níbi òkùnkùn bàbá iná ló sì bí ta ní òun ló bí annabi ibrahim alayhi salatu wasalam àmọ́ ǹjẹ́ bíbí tó wá bí annabi ibrahim yìí èyí ń wá lè jẹ́ kó díyàn lójú pé ah, àwọn wọ́n sábìmí gbogbo ni ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ akọ́ mẹ́rin ọlọ́run fọ́nà máa nábi ibrahim aléhì sọ́látù wọ̀sẹ̀lẹ̀m gẹ́gẹ́ bá ti kanú ayá alkùránì kẹrìmù lọ́nà mí anábi ibrahim náà nípìlẹ̀ wọ́lá anábi ibrahim náà kọ́kọ́ rí òṣùpá ní abóyéléyìí dájú igi àti èrè táwọn bàbá mi àwọn náà wọ́n ń gbé fúnra wọn àwọn náà wọ́n tún ń sìn ńgbò ṣe ọlọ́run ọgbọ́dọ̀ mọ́ wà ń gbà kan kọ mọ́ pamọ́ ń gbà kan òun yọ annabi ibrahim ni kọ́dà lọ ayà ní haza akbar kó lè lè tóbi jùta náà lọ ọgbọ̀dọ̀ jẹ́ pé lè nọ náà falamma afalet nígbò se tí lè sú òrùn náà se náà wọ ìgbà òun ibrahim tó wá ní àfi kí n padà sọ́dọ̀ ọlọ́run tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí

torí bẹ́ẹ̀ tẹ́ bá wo gbogbo ayá al-Qur'an al gbogbo bí ọlọ́run tí ń ròyìn wà jáde náà a bá àná kèé fi dáadáa ròyìn wọn bẹ́ẹ̀ kò túnmọ̀ pèyàn ní bá dáadáa lọ́dọ̀ àwọn bàbá àyàn tí pé wà lè àwọn ni wọ́n bí báwọn àgbàlagbà ti ń ṣe ta aléhì sọ́látù wasalam torí náà olúwa pa ìtàn fẹ́ ní àti wọ́n pé wa idh qala ibrahimu li abihi rántí jọta nẹ́bí ibrahimu ń sọ fún bàbá tó bí wa qawmihi àti gbogbo àwọn èèyàn ìyẹn ni pé wa qawmihi ẹ̀gbọ́n bàbá rẹ̀ wa qawmihi àbúrò bàbá rẹ̀ wa qawmihi ìyá rẹ̀ ẹ̀gbọ́n ìyá àbúrò bàbá ẹ̀gbọ́n wa qawmihi àtàwọn èèyàn kí là nẹ́bí ibrahimu ń sọ fún wọn jọ ìnàní bàrọ́ ohun mẹ́mà tààbùdù a mọ̀yọwọ́ mi mọ̀yọ ẹsẹ̀ kó nínú tẹ́ǹjọ́sìn fún rí àtọ̀fọ́lọ́wọ́ báyìí ìlẹ̀lẹ́bí fọ́tọ́rọ̀ ni ẹ̀rẹ́ ni tẹ́mi ọ máa sìn òun lẹ́ni tọ́ dá mi fa innahu sayahdi òun náà ni ó sì fi mí mọ́nà bara'un mimma ta'budun la ilaha illa Allah nǹkan méjì lèyàn máa fi di mùmí ní òdodo gbogbo ẹ méjèèjì sí wà lábẹ́ kíni la ilaha illallah sẹ́rí bá ti sọ̀rọ̀ alkhawfu wa raja'u náà a lè pèlé iná ní yẹ méjì bí ó bá ti sí kan ìkejì náà nítùmà ọ̀nà lànàbí òun àwọn àfáà ní annáfíyú wal isbat annáfíyú wal isbat ó pé kíní kan ò sí ó sì pé nǹkankan bẹ ìdíyàn bí dìmò mi nínú òun náà ni túnmà la ilaha illallah kí ni túnmà la ilaha láà nónù kò sí o la kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ̀ ká mú lọ́lọ́un ẹ̀rẹ́ ni tó yẹ ká sìn ẹni ó yẹ ká jọ́sìn fún òun ni allah olùwọba allah tó dáwà sẹ́rí bá ní ìlàlọ́ tí ọ bá ní kíni láìláha kò wúlò ìtayà ń ẹgbà ti tẹ́ pè wá ó dì clear fún wọn pé iná ni bàrá oún mẹ́mbà tàbí kọ̀sádọ̀gbọ́n sí ibi ọ̀rọ̀ ẹ̀sìn o èyàn gbọ́dọ̀ jẹ́ kí tí wọ́n bá ti mọ̀ pé eléyìí kè sọ́nà tọ̀lọ́n jẹ́ wọ́n mọ̀ wal ithbat gbogbo ọ̀nà tí èyàn bá fi ní ìfìbátù tí ń pé illallah níṣẹ́ lọ́rọ̀ ní gbogbo ẹ̀ ó dìgbà tó bá tó ní la ilaha innani bara'un mimma ta'budu kí illallah yóò tó wúlò àmẹ́rí ń pé ọlọ́run bẹ àsìn tó ń gbà pé nǹkan mí náà ìwọ̀n ìse kálímátò tàwíìdù tọ́lọ̀ ń fẹ́ àbí àjẹ́ wọn mọ̀ pé ní àwò wọn bí wa mọ́kí ní ìlò tó àwò ti se mọ́ iná ni bàrá oún mẹ́mà tààbùrù ẹ̀dàkùn ẹjá fi èsì o ọlọ́run fẹ́ kóhun orí wa pé ní apó ń àwáwà ń ẹ̀rí mọ́ wáyà ẹsẹ̀ mínà sí tún bẹ ní ibẹ̀un náà àwọn àfáàní yúrísù ṣakafil iman ìtúnmọ̀ ẹni pé imani ta ní ǹkan ọ̀dáwà lójú ọ̀pọ̀lọpọ̀ musulmi lónìí bá ti ń gbáyé nù o kọ́dà ìlòmí ọ̀sọ̀ jáde lẹ́nu pé ah, ẹfà náà lẹ́ ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ọ láò gbogbo musulmi tó bá wílé yíun àfikọ́ tún ìsìláàmù rẹ̀ yẹ̀wò bí musulmi bá ń gbà pé ọ̀nà ọlà míì tún bẹ ọ̀nà lẹ́yìn islamu ta nabi muhammad muwa sallallahu alaihi wasallam torí náà ó ṣe pàtàkì albara'atu mimma yu'badu min dunillah kíyàn ọbọ́pá ọbọ́sẹ̀ rẹ̀ kó ń bí gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún gbogbo ọ̀nà jọ́sìn ìgbà ń ní ìjọ́sìn fọ́lọ́wọ́ ọba nìkan rẹ̀ ní ó tó wá nítumọ̀ gẹ́gẹ́ bí annabi ibrahim aléhì sọ́látù wasalam bó ti se ń bí ayayi yìí òun náà ni túnmà ìnáni bara'un mimma ta'budun illa alladhi fatarani kéèsé kémi náà lẹ́sìn èmi náà lẹ́ni tí ń sin ẹta lè mí sin illa Allah la ilaha illa Allah illa alladhi fatarani fa innahu sayahdini wa ja'alaha kalimatan baqiyatan ila aqbi fi aqbihi la'allahum yarji'un ẹ̀kọ́ ńlá látún lélẹ́yìn náà olúwàlá nábi Ibrahim wí ọ̀rọ̀ yìí illa alladhi fatarani wa fa innahu sayahdin kọ̀ wá jẹ́ ọmọ lórí tòun nìkan ja'alaha kalimatan baqiyatan fi aqibi al-aqibu ay dhurriyyatuhu àrọmọdọ́mọ àwọn tí ó jáde látara nabi ibrahim náà ọjọ́rọ̀ yíó kọ̀ntínú nínú mọ̀lẹ́bí wọn ìyẹn ni pé gbogbo tí èyàn náà bá ń ṣe tí ò fi lé ọmọ lọ́wọ́ tọmọ náà fi lé ọmọ ọmọ lọ́wọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn lúmí lónìí alhamdulillah ní rubita wà ipò rí bẹ́ẹ̀ àmọ́bìnrin bá jáde láwọn ìlú tí ó jìnà púpọ̀ sí wa ń bí náà bẹbádé mọ́sálásí àwọn bàbá 70 bàbá osúnmọ́ 80 àwọn tẹ́ẹ̀bà ní mọ́sálásí nù ẹwà bèèrè pé sáwọn ilé yóò bí mọ́ ní kọ́dà àwọn ẹlòmí wọ́n ti jẹ́ wọ́n gbọ́ yé débi pé kìlọ́mẹ́kẹ́ wọ́n bí <laughs> níbi ẹ̀sìn o ti dàgbà ní torí pé táwọn gbẹ́júmọ̀ láwọn ìlú tí ń wí ni pé àgbàlagbà ní ma wà mọ́sálásí kọ̀dá o gbogbo bí èyàn bá wà tó bá rí pé bẹ̀dà kọjọ ànábì Ibrahim ja'alaha kalimatan baqiyatan fi 'aqibihi kọjọ́rọ̀ ní kóhùn náà síṣẹ́ lórí bí ó ti kọ̀ntínú bá kíyà tí ó sẹ́kù fi 'aqibihi nínú ìrandíran rẹ̀ nínú àrọmọdọ́mọ rẹ̀ eléyìí ni ọlọ́run fi ròyìn annabi wa ibrahim alayhi salatu wassalam olúwa ni ó ṣe eléyìí la'allahum yarji'un bọ́yá wọn tí wọ́n ti sọnù náà àwọn èèyàn rẹ̀ nìna wọ́n lè sẹ́rí padà wá bí ìmọ̀nà tọ́lọ́run wa qawluhu ta'ala ayẹ ẹlẹ́kẹta lórí masálẹ̀ ẹyọkan báwọn àpé ká má fọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ àfá olórin àpéyàn má fi sẹ̀rí bọ́ bá dáa àmẹ́jọ́ má tẹ̀lé gíní qala Allahu qala rasuluhu sallallahu alaihi wasallam àyá ẹlẹ́kẹta ni ó ittakhadhu ahbarahum wa ruhbanahum ìtumọ̀ àyá ni pé àwọn kan o اتخذوا أحبارهم الأحبار هم علماء اليهود àwọn àfá àwọn yahudi ni wọ́n ń pè ní hebru hebru jámù rẹ̀ ní kíni ahbar wọ́n ruhban ibadun nasara àwọn ẹlẹ́sìn náà àwọn nasara ni wọ́n ń pè ní kíni ruhban olúwa ni àwọn aràn kíní ayé al wàtàkàdàtì nàṣọ́rọ̀ rùgbàdà àwọn yahudi máwọn àfá àwọn àwọn nàṣọ́rọ̀ náà máwọn ẹlẹ́sìn tí wọn náà àwọn ọ̀gá wọn nú ẹ̀sìn àrùbábán mìndúnilá wọ́n sì sọ wọ́n dolúwa yàtọ̀ fọ́lọ́n níjọ́ tí ayá al-Qur'anul Karim yí sọ̀kalẹ̀ tàǹpẹ̀ ní àdíyú ibn hatimin radiyallahu ta'ala anhu àdíyù ti jẹ́ nàṣọ̀rọ̀ ní tẹ́lẹ̀ kìríyó kírísítẹ́nì làdíyù kó tó tẹ̀lé annabi sallallahu alayhi wa sallam àdíyù wá gbọ́ ayà yìí ọwá bá annabi sallallahu alayhi wa sallam pé a ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ẹbẹ́ akàn rí wọn pé ọ̀gá ni wọ́n níbi ẹ̀sìn ni àmọ́ pé arbaban min dunillah ìpá sọ wọ́n di ọlọ́run yàtọ̀ fún ọlọ́run ọba samawati wal arda kò rí bẹ́ẹ̀ wà nábì kò rí bẹ́ẹ̀ torí mi náà sí kíni mo ti wà ní ara wọn tẹ́lẹ̀ bọ́bá ipá wà wa kí láàrí ó jóná àbí ànábì ẹgbẹ́ nìkan ó jóná

يحرمون عليكم ما حله الله ويحلون لكم ما حرمه الله فتطيعونهم قال بلى قال صلى الله عليه وسلم فتلك عبادتهم فتلك عبادتهم وسيسن ما بيه بعد يوم قم ìwọ́ àdíyù ẹ̀ẹ́sìn wọn oníbẹ̀ẹ̀ni àmọ́ ìjọ rántí pé ń gbàtọ̀ wà ń bẹ́ẹ̀ wọ́n wò sùn ìtọ́lọ̀ ń pè ní haramu wọ́n sì láwọn yọ̀nda rẹ̀ fẹ́yìn tí ma wáyé bẹ́ àdíyò nìkan yìí wọ́n ni a yà sí mímọ́ wọ́n bá wọn yà sí gíní wọ́n yà sí mímọ́ ìdọ̀tí ìdáwọn náà mọ̀ pé ọdọ̀tí wọ́n wà láwọn yà sí mímọ́ àdíyò ní wọ́n máa se bẹ́ ọlọ́run táwọn náà ti ké fún wa rí o wọ́n sì tún sọ fún agbẹ́ wọ́n ṣe àyọ̀ǹda fún ọ àbí nígbà mí ẹ̀wẹ̀ tí ọlọ́wọ̀n bá ṣe ní ẹ̀tọ́ olúwà pẹ̀lẹ́wọ̀ sáwọn wà torí ìdíkà àbí mi wọ́n pẹ̀lẹ́wọ̀ fún yà bí ní ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá àìgbàgbọ́yé ẹbọ dìsìn àìgbàgbọ́yé pé a ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run kì yẹ́lò méjì sí nàìjá sórí méjì máa forí kalẹ̀ fún ni ṣe ìgbàtọ̀ wá tó ní mọ̀ ṣẹbọ ní ṣe ọba mi ń di ìṣàngó ni àbí di àborí tí ń tọ́pọ̀ lé nǹkankan ẹbọ parí síbẹ̀ wọn ìjọsìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò sí kíní kò parí síbẹ̀ ni òun lànẹ́bí wíyé o fún àdí ibn hatimi ànẹ́bí ní gbogbo ọjọ́ tó bá ti tó bá ti mú ẹnìkan mú pé kọ́dà bọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ báwọn bàbá ti fẹ́ báwọn bàbá bá ti fẹ́ àwọn ni ọmọ táwọn ẹ̀lú kọ́dà lómi ọmọ tẹ́rẹ̀ pé àwọn bàbá wọn mọ táwọn rí àwọn ni ọmọ tí àwọn rí wà láyẹ̀yẹn jọ́sìn fún bàbá náà ànẹ́bí lórí bẹ́ẹ̀ sọ́lá ọ̀sán àbí ìdàkejì ẹ̀wẹ̀ torí méjìlá nẹ́bù yí fún àdíyù ọ̀kan làwá mọ́ran kankan mọ́ àìmójú kejì ọ̀pọ̀lọpọ̀ wa náà máa fọ́ọ̀lù sí ìkejì yìí kọ́dà nù náà kí ni kejì in tó pè ní haramu jí wọ́n sọ di haramu lórí lọ́dọ̀ ọlọ́run torí pé ẹ̀tọ́ ọlọ́run ni kó pé ẹ̀tọ́ ọlọ́run sì ní èyí tó bá pè ní haramu bí wọ́n bá sọ di halali ọ̀n bá dùnmù èyí tí ó bá sì pè ní halali tí wọ́n bá ní haramu ní ọ̀nbọ́lọ́run dùnánù gbogbo wọ́n tó bá wá tẹ̀lé irú ẹni tó wí kìíní kejì ní kìíní tílká ibadatuhum ittakhadhu ẹ̀dàkùn ẹjá fi èsì o ẹlòmí látara ń ta wílẹ̀ kan ilé kókókó tí ò lẹ́rí inú ẹ̀sìn tí ò nípìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ ń ṣe ní ẹ̀tọ́ ni wọ́n ti sọ dèwọ̀ fáwọn tí ń tẹ̀lé wọn má fi síbí jẹun má fi kìnní kan gbogbo eléyìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni gbogbo àbí àwọn ìmáàmù náà tó ń lọ Shoprite ni kí lè wọ́n bí kí mọ́mù ní tí ó rà ní

ya kúlù tó wàyẹ́mú sí ìdáwọn náà wínú ànẹ́bí ọlọ́run lọ́jà kí ní wá nínú àyà torí náà ọgádà bí ìgbà tó ni àyà ni mo ké fún yí àwọn náà ní àgbó ọlọ́run torí náà ẹ̀yà múlá àìsábà fi sí ẹ̀kejì ẹlòmí orò pẹ̀tọ̀ ọlọ́run náà lòun se ìsì tí ń kọjá àlà àlà ọlọ́run ni alhàlálú wàlhàrà ma a hàlàhùlọ́ ìntọ́bá se ní halali halali ni ilá yóò milkiyama ìntọ́bá se ní haramu haramu ni ilá yóò milkiyama torí náà bá nẹ́bì ti wí fún ànẹ́bì ní bẹ́ẹ̀ bá ti tẹ̀lé wọn bí yíò náà tí ká ẹ̀bà àdátù ẹ̀njọ́sìn fún wọn náà lò torí pé ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ní èèwọ̀ àti ẹ̀tọ́ kọlọ̀kọ́mọ́sà sàmẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wá o wàkọ́ùlùhù ayẹlẹ́gẹ̀ló shahadati

يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ومن الناس من يتخذ من دون الله أندادا قلوا أنا ما رمنا وين يتجن بيننا من يتخذ من دون الله أندادا in pere musulmi o si ti láwọn ọlọ́run kéèkèé mé kanrin tó ti mú lẹ́yìn ọlọ́run yàtàkìdúnà mẹ́ndú nìláyí àdáadáa ìmà bóòlè yóò se tún máa mọ́lọ́run lẹ́yìn ọlọ́run torí pé áyà yìí nazala fi ahli al-qibla àwọn tí ń kírun tó gbọ́lọ́n gbọ́lá áyà yìí ń bá wí kìí sáyà àwọn kèfèrí lélẹ̀ kí ló jẹ́ ọjẹ́ bẹ́ olúwa ní yuhibbunahum ka hubbillah yuhibbunahum ka hubbillah <laughs> wọ́n ti ṣe mistake ni pé yuhibbunahum ka hubbillah ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ nǹkan mí ṣe dédé lẹ́mí wọn bẹ́ẹ̀ ẹni tí ó bá jẹ́ múmi ní òdodo wàlàdínà àmànú ashaddu hubban lillah tó ma fi wọ́n rẹ̀ nú géèjì nú sí ẹsẹ̀ mi ò tí yẹ olúwa ní ẹni tó jẹ́ múmi ní lọ́dọ̀ tóun ashaddu hubban lillah bẹ́ẹ̀ bá kófẹ́ tọ́lọ́run àti ìfẹ́ nǹkan mí kalẹ̀ ìfẹ́ tọ́lọ́run ni ó ni ó lékè lọ́dọ̀ rẹ̀ àwọn tẹ́sì ní fẹ́mi àti wọ́ lápẹjúwe arabi tẹ́ẹ̀tì mọ̀ bóyé èyàn fẹ́ràn ọlọ́run ju nǹkan míì lọ àbí nǹkan míì lọ fẹ́ràn ju ọlọ́run ọba lọ torí pé ìfẹ́ ọlọ́run kí láàfí mọ̀ pé èyàn fẹ́ràn ọlọ́run ó ní tán àtù kò sí nǹkan míì kí láàfí mọ̀ pé èyàn fẹ́ràn ọlọ́run ó ní kọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn láàpẹ́ àà ah, ọ̀fẹ́ràn mi púpọ̀ ọ̀rà mọ́tò fún mi ẹlòmí tí ó fi mọ̀ pé gíní ọ̀fẹ́ràn òun ẹlòmí kò sì jú gbá kọ́rà ọba ti rí mi bá yọ́sá kúnlẹ̀ ní yọ́sá wúlẹ̀ ní yà ọ̀fẹ́ràn mi tó ń kà fún ìfẹ́nu orísìírísìí ọ̀nà làwọn èèyàn lè fi ya fátà ní ìfẹ́ àmọ́ kí ní ìfẹ́ tọ́lọ́un tọ́ àtù ìtọ́lọ́un fẹ́ ò ní mọ́tò kan tọ́ fún ò ní nǹkan kan tó se fọ́lọ́un ìtọ́lọ̀wọ́ ó fi mọ̀ pọ̀ fẹ́ràn òun ni kọ́ ọmbi tóhun ti ní kóhun orí ọ kó sì má tóhun ti ní òun ọ̀pọ̀dọ̀ bọmẹ́ àwọn alfa wá ní eléyìí gan wá ní almahabba wọ́n lẹ́ni a bá fẹ́ràn lódodo agbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ rẹ̀ ni ìdí ń pàtàkì òun ni kéyàn bẹ́ẹ̀ náà ni bàbá la fẹ́ fẹ́ràn nẹ́bí o sallallahu alaihi wasallam òun láyà ayatul ibtila láwọn àfáàmà pè olúwa ni kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum kul in kuntum tuhibbuna allaha bẹ́ẹ̀ bá ma fẹ́ fẹ́ràn ọlọ́run kí ni tẹ́sì táwẹ̀ ó fi ẹni ó tẹ̀lá nẹ́bí ta ọlọ́run ló tẹ̀lé torí náà ní tàà fi mọ̀ pé èyàn fẹ́ràn ọlọ́run òun ní kó tẹ̀lé àṣẹ rẹ̀ tọ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wí fún wa lónìí pé haramu ní nǹkan yí ọlọ́run ọ̀fẹ́ o tàṣí fún sí ìfẹ́ kí ló borí lẹ́mìíwá ìfẹ́ ni àbífẹ́ nǹkan ẹ́ ìfẹ́ náà ronú síra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la mọ̀ pé á ọlọ́wọ̀ fẹ́ nǹkan báyìí a máa wà fẹ́ nǹkan òun a sì máa ṣe ẹlòmín bí jíjẹ ẹlòmín bí ọ̀nà owó ẹlòmín bí gbogbo ọ̀nà kódò fi mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn náà èyí tí wọ́n ń wí fún èèyàn pé ànẹ́bí ò sí báyìí tèèyàn jòkó ti bídíà wọ́n bá ipa fẹ́ràn ọlọ́run ni tọ́ àtùlọ́ ìlàfíìmọ̀ pé gíní làfíìmọ̀ pé èèyàn nẹ́fẹ̀ẹ́ ọlọ́run torí náà olúwa ní àrọ̀ ọ̀nà tí yẹn lè gbà mọ́ gbé ẹ̀tọ́ tọ́lọ́run ọmọ gbé fún tọ́lọ́run ọba dá ọ̀pin lórí eh, owó lẹ̀ fún ọkúnlẹ̀ fún ọtọ́ sí nǹkan kọ́dá yòhébó na hún kàṣọ́bìlá bẹ́yàn bá ti ń fẹ́ràn kankan dédé ìfẹ́ tọ́lọ́run àwọn ìlòmí a ma ní ìṣkálùgá síyàn ah, wá ní ọlọ́run fẹ́ràn ah, ìyàwó rẹ̀ fẹ́ràn àwọn òbí rẹ̀ fẹ́ràn ọmọ rẹ gbogbo èyí wọn hàláàlì ní ọlọ́wọ̀n òpé ọ àmọ́ o níjọ́ kíjọ́ tí fẹ́ gbogbo àwọn wọ̀nyí náà bá ti fẹ́ ṣe gíní tó bá fẹ́ forí sọ̀fẹ́ tọ́lọ́n bí ní na Eh, wọ́n fẹ́ ṣe party school wa wọ́n fẹ́ pè olórin kan wá láti South Africa àbí láti bì kan àbí Senegal torí bí ó burú dé wọ́n Nigeria ní ìsìn wọ́n tó àti Senegal wá kọrin fún wa Nigeria ọwá dé lápèjúwe ni o ìwọ́n sì mọ̀ pé tí wọ́n pè wọ́n sí ọlọ́wọ̀ ọ̀fẹ́ ọmọ ìwà agbó ẹkún ní ọlọ́wọ́ ti tẹ́sì mẹ́rin òǹkàlùkún <laughs> ọmọ ìwà ń ṣe gíní ogbó ẹkún ó sì fẹ́rẹ̀ bóyí òun lọ fẹ́rẹ̀ jù náà ọmọ rẹ̀ ó junior àbí <laughs> inú ma wọ́rí na ọsá jàrí ọsá ok tó wá ń sunkún yìí tẹ́rítẹ́ bá tọwọ́ bá kò tó múrò owó bá ń kalẹ̀ ti mo ní mi torí pé tó ọ̀fẹ́ náà ní ọ̀fẹ́ kí eh, ọmọ o banú ọ̀fẹ́ kí o se tí ó dùn èyí tí ó wà dùn ọlọ́run gọ́ torí náà àwọn kéékèèké báyẹ ka o ẹni ó bá si dáadáa sí ọ rẹ̀ ọ fẹ́ràn rẹ̀ kò jẹ́ rẹ̀ àmọ́bí tí èyàn ó ti ṣe àṣìṣe ni pé ìfẹ́ àwọn wọ̀nyí ń jọ kan yọ́ padà fẹ́ ṣe kíní yọ́ padà fẹ́ forí sọ ìfẹ́ tọ́lọ́un ìbẹ̀un ni tẹ́sì ìmáni wà wà bóyá èyàn pàásì bóyá yóò fi ìbẹ̀un ni kíní tẹ́sì ìmáni wà kọlọ̀nkọ́ mọ́sà jẹ́mi àtẹ̀yàn ọmọ pàásì gbogbo ọgbà tábà máa kó sínú orú tẹ́sì àmọ́ gbogbo wa là ń kó sí o ló jẹ má pẹ̀júwe tí ó súnmọ́ tó ń kálukú náà ó lè rántí gbogbo wa là ń kó ẹlòmíì ńgbà wọ́n fúnyàn ní employment ń bí iṣẹ́ nìsìn pé wá gbàṣẹ́ àmọ́ iṣẹ́ yóò kò sí wọn <laughs> kò sí à ń lọ ọ̀sẹ̀ gíní ọ̀sá ń lọ kírun o èwo ló sì mẹ́ ààrẹ náà nù yóò náà ń ka óbì láìna náà mẹ́nu Ah, sheik muhammad abdul wahab ń gba àwọn kọ àyà yìí àwọn tó túnmà rẹ̀ àwọn tàà bá ní ṣarù lọ ẹjẹ́ ń ka ṣarù kan fún yí ń bí tọ́dá ń ara tíra tàwíìdù náà tàà bá ń ka wọn masáìlú àmẹ́jẹ́ ń ka annahum yuhibbuna allaha hubban azima yuhibbuna Allaha hubban wọ́n fẹ́ràn ọlọ́run púpọ̀ torípọ́ ọlọ́run fi rin ilẹ̀ pé ka hubbillah wọ́n fẹ́ràn ọlọ́run ni mo fi ní kèé sọ́rọ̀ kèfèrí lọ́lọ́run sọ́yà ayà yìí lam tanzil fi fil kuffar wa innama nazalat fi fil mu'minin yuhibbuna Allaha hubban azim wọ́n ah, náà ìfẹ́rọ ọlọ́run wọn yìí kò mú wọn kó sínú ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ wọn iṣẹ́ mùsùlùmí gidi fàkẹ́ìfà ibi tí ń lọ́nu àfáàwá ní fàkẹ́ìfà ìmà bó láwà pé tàwọn èèyàn wa lónìí bí mẹ́n àhábà nídà akbara min hubbilla tàbùkẹ́nu tọ́lọ̀ lóhun ọ̀fẹ́ ni yóò èyí wọ́n ní fàkífà biman lam yuhibba illa ah, nidda wahdahu bó láti ẹ̀wà ṣe tẹni tó ṣe pé lam yuhibba wọn ti ẹ̀fẹ́ràn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ràn ọlọ́run lónìí àwọn tó fẹ́ràn ọlọ́run tẹ́nu fẹ́ tọ́lọ́run ṣe déédé fẹ́ nǹkan míì lọ́lọ́run ló wọ̀n gbà wọn àfáwà tọ́lọ́run àbẹ́lòmí tó wọ̀ jẹ́ fẹ́ràn ọlọ́run tó gbé ayé ilé kan ní lọ fẹ́ràn ọlọ́run kọ mọ́sá ayòmí àti wọ́n bẹ̀ o hádà wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka

wọ́n ah, àwọn ti tó bá ọ̀nà ìlẹ̀ṣú mẹ́fà wọn ti ká Àríkùn sílẹ̀. Ẹni tí ó mọ́ àpùwá tí wọ́n á lọ sí ẹ̀dẹ̀ ìgbòmílẹ̀ sí rẹ́sù àwọn ọ̀rẹ́ mo ní ah. fi ìgbélé sí àbí àwọn àtàkẹ́tì lọ́wọ́ yìí so gbàdá àtàkẹ́tì lọ́wọ́ sí àbí tẹ́tẹ̀ ẹ̀rẹ́dẹ́ àwọn sáà ti tẹ̀lé ìyá wọn sọ báyìí sí ìyá tó ní ìgbà àwọn ọmọdé ọdún sí ṣé ìyẹn lè kó fún ọbẹ̀ àti sẹ́yìn fi owó fún ọbẹ̀ lẹ́kọ̀ọ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè àfá ní pé àfá mú ti mọ̀lúdì wá àti gbogbo ń ta bá mọ̀ pé kò sínú tí olúwàbìnrin annabuwa Muhammad sallallahu alaihi wasallam àbí tó ti ẹ̀jẹ́ nǹkan ẹ̀sẹ̀ pọ́nbélé bí àwọn tó fẹ́ ṣe pàtí bọ́fẹ́ sí gbóntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ wọ́n fún yàn lẹ́mbílópù ẹjá yanjú ẹ̀ lọ torí kọ̀ jọra wọn ká yanjú yíò náà kó tó kan wọ́n wá rẹ́ǹtì àga àbí wọ́n wá rẹ́ǹtì gbohùngbohùn ní ọ̀dọ̀ yàn ayal Qur'anul Karim kan ni ẹjá máa rántí olúwa ni wa ta'awanu 'alal birri wattaqwa wa ní ń kọ́ ìkọjá

àwọn èèyàn sì wá bá torí pé àdínú yusuf àdínú yusuf ìrọ̀rùn lọ́lọ́ ìṣẹ́sìn fún wa wọn ò sì wí fún pé ìdáfẹ́ fi ṣe ní wọn ò wí fún pé kí ni ẹ̀fún alága yìí afẹ́ lò fún <laughs> kìíní ni tàbá ti wí yíò bọ́ bá ti fún wọn ọbọ́sábẹ̀ wà látàáwà ní alàlì àmì ìta bá wà ń ká èmì ọmọ pé tí wọ́n fi se nù la yukallifu Allahu nafsan illa wusa kọ́dá kìí sí ìse dandan pé ẹ ma lọ náà kí n wádìí ìtẹ́ fi se ẹ padà wá olúwọ̀ kàláfà wà débẹ̀ ẹ̀sì mẹ́jà mú ìnira bára wa ilé ìyàtọ̀ fún ìtẹ́ èèyàn mọ̀ kéèyàn wá ṣe bígbà tó wọn ọmọ o wà tọ́lọ́run lọ ń bá dílé o àmọ́ tí ń sọ ni pé nù tọ́lọ́run ṣe ní fúfúyẹ́ fún wa ni pé ń tọ́ ọ̀bá mọ́ ìwọ́n ń tajà tí ẹ ọ sì wá ara tí ọ̀ntá ọ̀sánrú owó tí ọ béèrè bọ́bá wá lọ fi ṣe ìtọ́lọ̀wọ̀n ọbọ̀ ọ̀fẹ́ ìwọ́ lẹ́sẹ̀ nù ìtọ́lọ̀ ọ̀sẹ̀ àmọ́bọ̀ bá ti mọ̀ tọ́ wá tún gbé e fún rẹ̀ fi rẹ́ǹtì fún ní àbí àbọ́ tí ẹ fún lọ́fẹ́ ní ọdí kini mbembe bẹ̀m̀bẹ̀ kí ni wọ́n ṣe mẹ́ ọmọ òun bẹ̀m̀bẹ̀ àbí ok ok now irú program wo ahẹ́n ahẹ́n ń wí náà nù ẹ̀ẹ́ wọ́n lẹ́yìn ọmọ èèyàn dé láti ilé ìwé ní òun ni wọ́n lóhun ó jò graduation àbí yóò gbogbo ń táwà náà mọ̀ pé inú tọ́lọ̀wọ̀ faramọ́ ni igbó orin ọlọ́wọ̀ faramọ́ so ti yé àfáwá ní séyàn lè hánà rọ ọmọ bẹ́ẹ̀ kọ mọ́ lọ èsí rẹ̀ ń bẹ́nu hadith àbí sa'idin al gẹ̀yírò bìyàdì ní pé jókó gbẹ̀ pé mi ní sanwó iléèwé rẹ̀ ọ̀rọ̀ lìsánù káàrin ẹ̀mí àtọmọ tí ń san owó léèwé rẹ̀ ẹni tí yọ bá gàrí rẹ̀ ní ọkàn kíní yọkàn lìsánù àmẹ́nìyàn gàrí rẹ̀ fà bìyàdì yìí ọ̀gbọ́dọ̀ lọ bẹ́yọ̀ bá ṣe bẹ́ẹ̀ gan yóò jí àlọ́dọ̀ ọlọ́run yorùbá nẹ́bì ní mọ́ra amẹ́kún mọ̀ǹkàrà ẹni ọba rí ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bọ́bá wà ń kọ agbára pé ẹ gbọ́dọ̀ dánwò nítọ́ gbọ́dọ̀ sí náà ní pé ẹ gbọ́dọ̀ dánwò àmọ́ bọ̀bá wá lágbàrẹ̀ gẹ́bí ta wí Allahu nafsan ọ̀rọ̀ wá kú wá sí tó bó ti wọ́n ní gíní islam sọ ń pa àkúdá àbákúdá ayá àbí in tí wọ́n ń pè bẹ́ẹ̀ tí ọba yí ọ̀pọ̀lọpọ̀ ni pé inú bìlíbù Yorùbá kódè èmi ọ̀rọ̀pọ̀ kù láwọn ìlú mi ma láwọn ẹ̀yà mi lọ títí ma pọ̀tánlẹ̀ Yorùbá pé ẹnìkan kú àwọn tó wá pàdé rẹ̀ ń gbì

wọ́n wá pa abdullahi tí ń ṣe bàbá jábíù wọ́n pa sójú ogun annabi sọ̀rọ̀sọ́lá mú wọ́n ṣe tẹ́sílíà fún jábíù ọmọ a ah, mo rí bàbá rẹ̀ lójú oorun tẹ́sílíà ni pé kíyàn ó dùn yàn nú pọ́lọ́wà nú sòrò kèsí pé bari parọ́ annabi mo rí nínú àlá mo rí bàbá rẹ̀ pé ọlọ́run ọba kẹ ọ̀dá lọ́lá torí pé kútìlá ṣẹ̀yìdà kútìlá ṣẹ̀yìdà lójú ogun islam wọn pa sí inú já inú bàbá rẹ̀ wá dùn pé à adúrú tí ó rí bí ẹbá kúkú ṣẹ̀yìdì ní ọnikọ́dọ̀ ọlọ́run tún wá bí pé ní tó tọrọ wọ́n ni abdullahi wa bèèrè lọ́dọ̀ ọlọ́wà ah ọlọ́run òun ní bèèrè kan <laughs> òun ní kankan tó ń fẹ́ tó tọrọ kí ni kan náà pé dákùn jú wọn padà láyé tún ó tún á pa ṣẹ̀yídán fi sẹ̀yídá ohun ọmọ pé bó ti dùn tó bí ó ti dùn tó ní <laughs> ah, mẹ́jọ ọmọ ẹlẹ́ẹ̀kan ọlọ́run dákùn jú wọn tún lọ tuntun pa fi sẹ̀yídá annabiwa lọ́lọ́ọ̀bá ní ìlàdà àfẹ́yìn nìkan ọlọ́ni ohun òní fẹ́ nìkan àbígà annabi ni òtọ́ lẹ́sẹ̀ nílẹ̀ mọ́ta fàkọ̀d kọ́mọ́t kìyàmọ́ ẹni ọba ti kú ọdálìkìyàmọ́ ẹnìkan tó á pàdé rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni tó exposure ọmọ kó bá wa ń gbà ojú wa yìí ẹ̀mẹ́yẹ èyàn tí ń bẹ láyé lónìí bílíọ̀nsì lè èyàn a lè yàtọ̀ yẹ́yẹ́ inú bílíọ̀nsì sí kárí 1000 tó jọra wọn sókè stringi kò stringi inú bílíọ̀n káwárí mú imú 1000 kó jọra wọn <laughs> kójú 1000 ó sì jọra wọn èyàn máa jọra àyàn kọ́dẹ̀ inú ti rìn ẹ ti gbé bá ń jáde ẹ ti délù kan tẹ́rẹ nìkan tẹ́gbà ẹ ti pè gan pé ah mr akini pé ah oh, sorry sorry ah mo sì bá wọn ní in ti ń ṣẹlẹ̀ ní o àkídà àti mùsùlùmí tí èyàn gbọ́dọ̀ lákídà mí òní tàà nẹ́bí wínú àdíṣù jábìrì ọlọ́lé yíò nìkan òun ni ọ̀tọ́rọ tó bá wù olóòtọ́ <laughs> sallallahu torí náà àti àkúdà ayá àti nkankan àkídà tí ọ bá àkídà islamu lórí ẹjá jìnà sí wallahu a'lam iye méjì ń pa àdúwà ah, obìnrin ló bèèrè àbí ọ̀kẹ́ àbá ní kọ́ sálàyé rẹ̀ ní ìbọ̀tí wọ́n ní kí lọ máa ń fa iye méjì níbi àdúà tẹ́yàn bá ń ṣe bọ́yá tí ọgbà lérò tí ọba wá rí bẹ́ o lè padà tún kọ̀ mí èyí táwà rò kò bèèrè àrùn ni pé kéèyàn ọmọ sàdúà kọmọ wá sí iyèméjì pé bọ́yá ọlọ́run ọgbà bọ́yá kò ní gbà iyèméjì náà nù tọ́bá ẹgbẹ́lẹ́yìn ni kò sí ti ń bàjú ṣètọ́ nìlọ kọ̀fẹ́kọ̀ sàdúà àwọn mẹ́rin gbogbo ọ̀nà pàtàkì jùlọ àdúrà tó bá ti fura pé bọ́yọ́lọ́wọ́ gbà àrílẹ̀ inú àdíta annabuwa muhammadu sallallahu annabi ni ọlọ́run ní yẹ kò ní ibò kọ́ máa dáyàn lóhun àyàfi ìgbà tó bá tó ṣe gíní tó bá tó pàdúrà jì ìyẹn ní pára tí ṣètọ́ ni ọ ma make sure pó wọn àtíìfù ní ti ṣe ń jò ní iná rò pé rí bẹ́ẹ̀ lọ́wà ìgbẹ́lẹ̀ ìrùn lóbìnrin ìbéèrè kọ má dáṣe tán ní lóhun o gbogbo ìgbà tí ó bá láǹfààní kọ́dà bí n tó ń rò pé òun tọrọ yóò tí tẹ̀un lọ́wọ́ súnà nẹ́bì ní kọ kọ̀ntínú kọmọ̀ sí tọ́rà nẹ́bì jí ó yé wa pé àwálàwà torí náà bọ́bá ìpẹ́rú eléyìí ni kò sí tí máa fà ju ṣètọ́ ni lọ tíró obìnrin yìí kọ máa pọ̀ ní wíwí a'udhu billahi minash shaitani rajim gbogbo tí ó máa mú yà jìnà sí èṣù kún náà kọ́ sàkéèsì rẹ̀ wallahu ta'ala a'lam alaykum salam tọ́yà láàyè ma tọ́ uh, ipò tí ṣẹ̀rí àdó ń bẹ̀ ní pé tí ọ̀dá ni àmó lè kọjá tí ọ̀dá lásán kódé ló sọ̀rọ̀ di kèfèrí àwọn àlfà àwọn sàlàyé rẹ̀ pé bẹ́yàn bá lọ sàárè bákan méjì ni tọ́lọ sàdúà tí mo fi bèèrè pé àdúà wo ni àdúà sàárè ń bẹ o bẹ́yàn bá lọ sàdúà fẹ́ni tí ìbọ̀ wá lánàá àbí ọba wá ní ní ọ̀sẹ̀ tó lọ ọ̀rọ̀kọ̀ ànẹ́bí ọ̀fà lásì gbàtí ẹ̀bá aráyé kó sí kíní kọ lọ kọ sàdúà fáwọn tí bọ́bá ipá dúà àwọn ló ní èdè àdúà àmọ́ ń gọba ti di pé èyàn lèyàn tún lọ bẹ̀ tí ń lọ tọrọ àdúà fúnra rẹ̀ àbí ń pé kíkiní kan fi dá láyé èyí ohun èèwọ̀ ni àmúlé mẹ́jẹ èèwọ̀ nìkan òun làwọn afá ma mú àpèjú wa pé àwọn méjì lọ sàárè ẹnìkan sẹlọ́un ẹnìkan di kèfèrí wọ́n lọ́nà wò ẹni ó lọ sàárè yẹ́dù Allah yẹ́dù Allah ọlọ́run náà ní ń pè àmọ́ ẹnu àṣìṣe tó ṣe ni pé ìtọ́lọ̀wọ̀n ni ó ṣe ní wàsílà yàbìtàbúnà ilé yìí alìwàsílà wàsílà ni pé ń ta àrùpọ́lọ́wọ́ fi gbàdúrà yìí ń tàbí súnmọ́lọ́wọ́n nínú tọ́lọ̀wọ̀n ọ̀kà fún wàsílà ni pé bẹba fẹ́ sàdó ẹ̀ máa lọ sàárè òun lẹ́fí ní gbọ́ láyé nínú tàndẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam lẹ́fí ní gbọ́ láyé nínú tàwọn sọ̀hábí àndẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n fi masalasi ilẹ̀ <laughs> wọ́n fi ilẹ̀ tí wọ́n ń gbé lẹ̀ wọ́n wà kọrí sí sàárè pàfẹ́ bẹ̀lọ́n ẹ̀ lé gúrú ẹ̀ ó fi hàn pé kò sí nọ́ọ̀nà wàsílà mashru'ani àmẹ́ni ọba mọ́ lórí pé ọlọ́run náà ní ń pè kìí ṣe pẹ́ni tí ń bẹ́nu sàárè ní ń pè èyí ń sẹ lọ́run tọ́lọ̀n lè fi ya rẹ̀ jẹ́ níwọ̀n bá bẹ́sẹ̀ rẹ̀ bá ti ma àmọ́ kò kú ò ní mùsùlùmí wọ́n lẹ́nì kejì tó gbẹ́ ni ọjẹ́ ìwà náà sàárè lòun lọ pé kharaja min al-islam èyí wọ́n ìse pọ́sẹ̀ lọ́n nìkan kódò ti kú ò ní mùsùlùmí o kọ́lọ̀ tún islamu rẹ̀ kó tó kálìmà ṣàádà wí o ọgbẹ̀n tí bá ń ma wí ilẹ̀ yóò ọlọ́mọ bẹ́yìn tí ń rí yóò dá ẹmọ́ sùn lọ́rùn wàláyé ọyọ́yàn kó ní islam ní ọmọ tọrọ tí a tọrọ lọ́dọ̀ ọlọ́run a máa lọ tọrọ lọ́dọ̀ alàyà àbókù ọ̀dá o burú o ẹni ọba jẹrú eléyìn ọdẹ̀ advice ẹ̀ pé kó túbá kọ wá sí aṣáàdù allá ìlàhà illallah wa عليكم السلام tí ma ń ka fun eni to ẹni tó ti kú àbí èwọ̀ ní inú àdádá lẹ́sìn tí ọ̀dá ni mo ti so ri bí lẹ́kṣọ̀ kan bí pé ẹnìkan jọ tí òun ó kí lọ rẹ̀ fáwọn aráàlú rẹ̀ ó ṣe lọ́nà hikima ó dùn ila sabili rabbika bilhikmati wal maw'izati alhasana àwọn náà kúndùn àwọn ìlú kan bẹ nísìn kọ́dà àwọn kan bẹ wọ́n máa rẹ́ǹtì wọn ní pé ogun bá ti kú ní ọmọ lọ pé kùránì sí sàárè rẹ̀ gbogbo tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ìjọ tẹ́ni yí ẹwọ hikima ìjọ tí ó kankan táwọn aráàlú rẹ̀ tí wọ́n fi dánwò mọ́dò ní ike kùránì sí bàbá ike kú wọ́n dá ah, ti bá wọn ké ni ọba òun mú ó sì débi sàárè gbàjẹ́ ó sì kùránì ẹgbẹ́gẹ́ níka kùránì náà níka ó kòdóhù fagulò thummaljahima sọlò thummafi silsilatin sab'una dhira'an aya kùránì náà gbogbo ẹ̀wọ̀ àbáni àyíǹkú àyíǹkà ní òkè ẹbí kùránì ni nígbà tí ń ké lájọ́ tó ti ń ké òun náà wọ́n ń ké lè iná sí kòdúhù fagolú ẹmú dáadáa ọ̀daràn ni kòdúhù ẹmú dáadáa wọ́gùlú ẹ̀dẹ̀ ẹmú ẹmẹ́jọ bọ́ o tún mẹ́jẹ̀ ṣíma sọ̀lú ẹwọ́ ọlọ́jẹ̀ yìí wọ́n sì ń gbọ́ tán kéyùn yíò nǹkan àní náà ní ń ké

Nah. Nah. Kasih. Okey. Okay. Eh semua bina. Nah. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Nah. bẹ́ẹ̀ni ọlẹ́rì eh, after abidalika sẹ́fẹ́nà bimbaz rahimahullahu ta'ala bàbùn bá sí inú àwọn àpá àti wọ́n ṣe fàtíwà pé ẹ̀rí ń bẹ fún ní ẹgbọ́ ẹbá rẹ̀ ní tí bẹ́ẹ̀ni ẹbá alìmá sí kíní eh, ìrántí nìsìn kí ni àwọn àyà kan náà àwọn àyà al-Qur'an ni bọ̀tẹ́rán tí ń jọ mẹ́jọ inṣáàlá ọ̀tà ní bèèrè tẹ́ bèèrè Eh, ẹ̀rí ń bẹ fún mo fi ní kéṣe ogbò nǹkan ta bá rí tí wọ́n ń ṣe náà ni a pè ìwòlẹ̀ tó ń ṣe ẹ̀rí ń bẹ fún ṣẹgbọ́ ẹ̀rí pé bí a bá àwọn rí àwọn kan tán bá ní sàárè wọ́n wùyí kìní kan sí ibi yẹ̀pẹ̀ wọ́n dá sínú sàárè nínú àwọn alfáà súnnà jẹ́mi gbọ́ fátíwá yìí lọ́nà wọn ni bàbá bombas rahimahullahu ta'ala àmọ́ pẹ̀lú ogun ọlọ́run ní jọ́mẹ́jọ ọlọ́run jágbígbà náà lọ nítọ́ ma kéte bèèrè in name fún inshallah ta'ala ṣe ẹni a ọ̀dá ẹ̀yìn méjèèjì àrí náà ẹlẹ́yìn tí wọ́n náà alaykum salam tí ó sì sẹ́ ẹ̀bú àlìjánú mùsùlùmí ò ní dáyìn ohun aljanna musulmi kò ní dá gbogbo ránran wò gbogbo à ń kó sí yàn láà ń se kìíní òun náà ló fi jẹ́ pé ní ṣeitọ́ni làlìjànú tí wọ́n fẹ́ fi kùránì lékò lára yàn gbogbo aljannu tí ń siṣẹ́ bú àwọn aljannu pò kí aljannu kèfèrí gbogbo aljannu táwọn èèyàn sì ń lò náà the same time aljannu kíní in tó sì fàá ni pé àwọn ti mọ́ bí àwọn ń lọ bí ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ ọ̀gá àwọn ìbìlísù ni nígbà tí ti bìlìsù bàjẹ́ tán kí ní bìlìsù wí rọ́bì àndírí ní ìláyẹ̀húnmí lúbàzù sáfihúnlẹ̀ kó náà orí èyàn láàkùn dánà láhùn sọ̀rọ̀ tọ́ká almustaqim torí náà àwọn alfa ṣàlàyé rẹ̀ fún wa pé aljannu tó ti mọ̀ pọ́mọ náà lòun ìwọ́ wá ń lò ń siṣẹ́ fún ìwọ́ wà wà aljanna ó kù bó ti wọ̀ òun lẹ́rí pé wọ́n gbé mọ́jẹ̀mú kankalẹ̀ fún gbogbo ẹni tí wọ́n bá ń dá lóhun tí ó mú ọ̀nà táwọn òbìjọ pàdé ẹlòmí wọ́n ní kọmọ́sàlù alámọ́ ẹlòmí wọ́n ti mọ́ ẹnìkan tí jọ wọ́n dé bá fúrùmù rẹ̀ ní tọ́ílẹ̀tì alkùránì ló sí kalẹ̀ ibẹ̀ ni ọkọ̀ tọ̀ sí láàárọ̀ tí alìjẹ̀nú sọ fún ìgbẹ́ jọ́ tọ̀bá نعم عليكم السلام ẹ sọ̀rọ̀ sókè kábù yẹ̀pẹ̀ kí ìsára rẹ̀ kàtún àdájí láàlá àkọlù táwọn àfáà ní masala fìkíyà lè yíò àkọlù táwọn àfáà wí ní pé makuru kọ́dà rínú wọn tó ní haramu ni yẹ̀pẹ̀ tí ó padà sínú sàárè ọgbọ́dọ̀ tayọ kíni yẹ̀pẹ̀ tí akójáde ń bẹ̀ lọ àwọn àkọ́ọ̀gbẹ̀ kọ̀ sáàbà tọ̀pọ̀ ní tó sì jẹ́ kéjì kọ́rọ̀ àwọn àfá nìkan wọ́n ni torípa anẹ́gbà Muhammad sallallahu anẹ́bì ní anẹ́bì gbé Aliyu bin Abi Talib qabran mushrifan illa sawaituhu

ayawo na'am walladina amanu na'am ọ̀dá ayà ni olúwa ní wàmínà náàsì man yattakhidhu min dunillahi andada olúwa láwọn kan bẹnu àwọn ọmọ èèyàn wọ́n sì ti lọ mú àwọn ọlọ́run kéèkèé andadan ọlọ́run kéèkèé min dunillahi lẹ́yìn ọlọ́run tó dá wọn kí wá lóde eh ṣé wọ́n ń tọ́pọ̀ lé nǹkankan ni láà wọn tọ́pọ̀ lé nǹkankan wọn ò sì forí balẹ̀ fáwọn nǹkan tí wọ́n mú lọ́lọ́n kéèkèé yìí àmọ́ kí ni wọ́n fi mú wọn lọ́lọ́n kéèkèé yuhibbunahum ka hubbillah torí bí wọ́n ti nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí dédé bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ní tí yíó fi bọ́m̀bí ilé ìjọ jẹ múmi ní gidi walladhina amanu ashaddu hubban lil oníkọ́ ọmọ jẹ́ fe tọ́lọ́run kọ máa borí ìfẹ́ gbogbo nǹkan mí tó bá fẹ́ وتمارن وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه